الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أرقف الله سبحانه وتعالى تي أشياء نفوة لا تبي كاكبي جوكو ni àti wá ìmọ̀ nípa ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nípa ẹni tí a ń tẹ̀lé annabi wa muhammad sallallahu alaihi wasallam so ibi táwà dé nínú mukhtasaru sírati nabi wa sírati ashabihi al'ashara ọ̀nà ni Ah, ibtida'ul wahyi bí wáhí ṣe bẹ̀rẹ̀ fún annabi sallallahu alaihi wasallam a sì ti ka hadithi tí wọ́n mú wá nínú hashiya tirai kìí ṣe ah, alhafizul maqdisi kìí sáwọn ni wọ́n sọ ṣùgbọ́n wọ́n mú wá nínú hashiya tirai so wọ́n mú wá nínú hashiya tirai àwa ti wọ àlàyé hadithi yìí náà nínú Fathul Bari so mo lérò gbọ́ta bá ka hadithi yìí sí báyìí so a lè ní àgbọ́yẹ̀ rẹ̀ tó pé tó sì yé àwọn tí wọ́n mú hadithi mìíràn wá wọ́n mú hadithi mìíràn wá nínú hashiyya tírà yìí nínú footnote rẹ̀ wọ́n ní qala Shihab wọ́n ní Ibn Shihab sọ pé wa akhbarani Abu Salamata ibn Abdurrahman أن جابر بن عبد الله الأنصاري قال وهو يحدث عن فترة الوحي sọ ní pé Jábìr sọ nípa pé ah, nípa wáhìí àwọn àgbà wáhì so àbí àwọn àgbà tí wáhì pọ̀s wọ́n ní faqala fi hadithihi wọ́n lọ́wọ́ sọ nínú hadithi rẹ̀ pé bayna ana amshi ní pé sallallahu alaihi sọ pé bí mo ṣe rìn idh sami'tu sawtan minas bí mo ṣe gbọ́ ohun kan láti sánmà nìyẹn farafa'tu basari mo wá gbé ojú mi sókè fa idhal malaku alladhi ja'ani bi hira so malaika tí wá bá mi nínú hira nínú kòtò hira tàti ka hadith yẹn fún wa jalisun ala kursiyyin bayna as-sama'i wal lé orí kùrsí yìí láàrin sánmà àti ilẹ̀ faragibtu minhu mo wá sápò lọ́dọ̀ rẹ̀ faraja'at mo wá padà sílé wa qultu zammiluni zammiluni mo wá sọ pé zammiluni zammiluni fa anzalallahu ta'ala ọlọ́wọ́ bá wá sọ kalẹ̀ ya ayyuhal muddathir ila qawlihi war rujza fahjur débi gbọ́lọ̀ ọlọ́wọ́ bá pé wọ̀rọ̀gbójì zafájò wọ́n ni fàhàmìyà lọ́wàhì wàtàtàbà àwọn wáhì wá bẹ̀rẹ̀ sí ń wága wọ́n bẹ̀rẹ̀ sí ń pọ̀ so bẹ̀rẹ̀ sí ń wá bẹ̀rẹ̀ sí ń pọ̀ so eléyìí wọ́n fi ń ṣàlàyé káfí ma timelapse tó tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí Jibril alayhi salam nígbà tó wá bá nẹ́bí sallallahu alaihi wasallam nínú gọ́rù Hira tó wá sọkalẹ̀ fún Iqra bismi rabbika alladhi khalaq èyí tàti ka àlàyé rẹ̀ fún wa ká tó fi wá gbọ́ àlàyé àwọn kan yìí sí nípa pé lẹ́yìn ìgbà tí Jibril wá bá nẹ́bí sallallahu alaihi wasallam tó sọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ tó jọmọ́ wáhì nípa àwọn nǹkan tó jọmọ́ wáhì torí abala ibtidaul wáhì láwọ̀ yìí àwọn nǹkan tó níṣe pẹ̀lú wáhì àwọn nǹkan tó níṣe pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn so fátọ́rọ̀ yẹn ìgbà mélòó ni break yẹn nínú so ayi kaka nínú zadul ma'ad ti al'allamatu ibn al-qayyim rahimahullahu ta'ala Ibn Qayyim náà sọ pé thumma hubbiba ilayhi al-khalwa so lẹ́yìn náà wá wọ́n jẹ́ kí annabi nífẹ́ khalwa àti kẹlẹ̀ fún wa àti kọ́lá ká ìtumọ̀ rẹ̀ fún wọn nú Fathul Bari ní pé kílé tí mo fi dákọ kílẹ̀kọ̀ ìkásí fún wọn ní mabini yìí wọn lámì sánmà fa'iluhu bọ̀ ní bíbá Ibn Qayyim ni so ọlọ́wọ́ bá fi ìfẹ́ ìmọ̀dáwà láti máa ronú láti máa ronú pa Ọlọ́run ó fi sáà nábi sallallahu alaihi wasallam lẹ́mí wa ta'abbuda li rabbi àti kó mọ́ jọ́sìn fólúwà rẹ̀ wa kana yakhlu bi ghari Hira anábi ma ní ghari Hira ní kòtò Hira sallallahu alaihi wasallam tí ó mọ jọ́sìn fún àwọn ọjọ́ tí ó lọ́nkà oná ni atahannuf tàti sàlàyé fún àwọn àbí látara kí látara hanth àbí so wọ́n ni kí ni wọ́n ni atahannuf gbogbo àwọn kátà sàlàyé inú Fathul Bari yẹn tí wọ́n bá lè summarize sọ́dẹ̀ yìí ma gbàgbé rẹ̀ so atahannuf wọ́n ni wọ́n látara atahannuf pé wọ́n á yí padà sí kí ni bí wọ́n ìsọ pé ara ọ ní pé tahannuth náà ni so wọ́n ni àti iskí ẹmọ jìnà sẹ́sẹ̀ torí pé alhinth wọ́n lẹ́sẹ̀ alhinth fakanu yusirruna ala alhinth al'azim so ilé àti sàráyé rẹ̀ gbogbo àwọn kan yìí kama kánàtì rẹ̀ dítà fi lọ báyẹn torí kábà fi pàtàkì wíwà yìí ṣe bẹ̀rẹ̀ fà nẹ́bì nǹkan tó ṣe pàtàkì gan ni wọ́n ni wà bughidat ilayhi al-awthan wọ́n jẹ́ ká nábi kórìíra àwọn òsà wà dínú qawmin àtẹ̀sí àwọn èèyàn rẹ̀ falam yakun shay'an abghada ilayhi min dhalik kò sí kankan tá nábi kórìíra tó àwọn òsà yìí àti ẹ̀sìn táwọn èèyàn ṣe ìmẹ́lẹ̀ nùbúwà tàn sí wa akramahu Allahu ta'ala bi risalatihi Ọlọ́hun bá sì pánlé pẹ̀lú pé pẹ̀lú pé kó jíṣẹ́ rẹ̀ wa ba'athahu ila khalqi Ọlọ́hun bá sì rán sáwọn ẹ̀dá rẹ̀ wa ikhtassahu bi karamatihi sọ́lọ́wọ́ wa ja'alahu aminahu so Ọlọ́run bá wá ṣe ní ẹni tó trusty àbí ẹni tí ó trusty fún iṣẹ́ rẹ̀ fún ìjíṣẹ́ rẹ̀ bainahu wa baina ibadi láàrin òun àtàwọn ẹrú rẹ̀ wani wala khilafa Ibn Qayyim sọ pé kò sí yapa annama ba'athahu sallallahu alaihi wasallama kana yawm al-ithnain ní pé ọjọ́ tí wọ́n gbé annabi sallallahu alaihi wasallam dìde ní annabi so ọjọ́ monday ni o wọ́n ni wakhtulifa fi shahri al-mab'ath so wọ́n wá ṣe yapa pé oṣù wo ni faqila li thamanin madayna min rabi' al-awwal ní pé ọjọ́ kẹjọ inú rabi' al-awwal ni sanata ihda wa arba'ina min amil fil ní pé ọdún 41 nínú 41 years lẹ́yìn amil fil هذا قول الاكثرين اليه لو راهو تو بوجو لو اليه ني راهو تو بوجو لو نيبي 8 ربيع الاول سنه 41 من عام الفيل ني وانا سيسي النبي صلى الله عليه وسلم سو so, هذا قول الاكثرين راهو تو بوجو ني وقيل بل كان ذلك في رمضان وني راهو àmì ní e ara inú Ramadan ni wahtajja haulahi bi qawlihi ta'ala so àwọn èèyàn fi sẹ̀rí gbólóhùn Ọlọ́run tó lọ́wọ́ bá ní shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an oṣù Ramadan Ọlọ́run bá sọ Qur'an kalẹ̀ qalu wọ́n ni awwalu akramahu Allahu ta'ala bi nubuwwatihi anzala alayhi al so qalu awwalu ma akramahu Allahu ta'ala bi nubuwwatihi anzala alayhi al-Qur'an ní pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala in tọ́nà ọba gọ́gọ́ fi pálé nínú ìjẹ́ annabi rẹ̀ wọ́n ni pé Ọlọ́run Ọba sọ Qur'an kalẹ̀ fún wa ila hadha dhahaba jama'atun so ibele ni àwọn àwọn èèyàn kan nínú àwọn àfáà lọ pé Ramadan ni eh, Jibril wá bá Nabi sallallahu alaihi wasallam nínú gọ́rù eh, Hira minhum Yahya as-Sarsari so nínú wọn Yahya as-Sarsari wọn ni haythu yaqulu fi nuniyati ó sọ nínú nùníyà pé wa atat alayhi arba'una fa ashraqat shamsu nubuwati minhu fi Ramadan so fi Ramadan so ní pé wa atata alayhi arba'un ní pé ó pé 40 years fa ashraqat shamsu nubuwati minhu fi Ramadan ṣé àwọn afáàní ma ń kó ti àwọn àyàn tó ti síwájú wọ́n yìí kí à ń sọ pé ọ̀rọ̀ mi ni àwà ní gbọ́rọ̀ mi èmi Ibn al-Qayyim so ara ọ̀ so ó ṣe fún àwùjọ wa tó yí pé èyàn ó sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ lópin wọ́n lè mọ́ mọ́ ayà kan àbí hadithi kan tí è parí gbogbo ọ̀rọ̀ sí so ó pọ̀ gan láwùjọ wa ẹ̀bẹ̀ tí ẹ̀bá tún wá gbà wọlé yóò tún ma bínú wọ́n ni wal awwaluna qalu wọ́n ni àwọn aláwọ̀kọ́ àwọn òwúlẹ̀ aláwọ̀kọ́ àwọn tọ́sọ fún ní pé 8 Rabi'ul Awwal ní pé 41 Sihamul Fil àbí ní pé àwọn sọ pé innama kana unzila al-Qur'an fi Ramadan jumlatan wahida wọ́n ni wọ́n sọ Qur'ani nínú Ramadan lẹ́ẹ̀kan fi Laylatil Qadr so lóru Laylatil Qadr ila Baitil Izza sí Baitil Izza tó wà ní sama wọ́n ni thumma unzila munajjaman wọ́n lẹ́yìn náà wọ́n sọ ń kalẹ̀ lábala lábala wọ́n ni bi hasbil waqa'i' lódí 23 years fún 23 years so eré hadithi hadithi kan ló mú wá so hadithi kan wà tán gbà wá pé pé Kùránì kọ́kọ́ sọ̀kalẹ̀ sí sánmà eh, sánmà ẹlẹ́ẹ̀kejì so ní pé sánmà ẹlẹ́ẹ̀kejì so but eléyìí àwọn dẹ̀rọ̀ sáà tí wà tán ti ṣe nípa hadithi lóríṣìíríṣìí so kó mọ́ jẹun lójú tí yẹn bá rí nínú ọ̀rọ̀ àwọn àwọn afá tó bá ń sọ nípa àdíthì wọ́n ni wa qalat ta'ifatun wọ́n láwọn míì sọ pé unzila fihi al-Qur'an ay fi sha'nihi wa ta'zimihi wa fardi sawmihi wọ́n ni àwọn míì sọ pé ìtumọ̀ shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an ìtumọ̀ rẹ̀ ni pé àti ṣáhù Ramadan tó sì pé aṣọ Ramadan aṣọ Qur'an kalẹ̀ nípa rẹ̀ kìí sí pé aṣọ Ramadan kalẹ̀ nínú rẹ̀ so ti wọ́n ni wà qālat ṭā'ifatun wọ́n láwọn ọjọ́ mi sọ pé unzila fīhi al-Qur'an ay fī sha'nihi nípa rẹ̀ wa ta'dhīmihi àti nípa títóbi rẹ̀ wa farḍi ṣawmihi àti ìjẹ́ ọ̀ranyàn ìgbàwẹ̀ rẹ̀ wàkílá wọ́n tún sọ̀rọ̀ mí pé kánà ti dá olùmọ́bàáth fi shahri rajab ni pé ìgbàlá ọkọ̀ tí wọ́n gbé annabi sallallahu alaihi wasallam nínú oṣù rajab ni wọ́n ni wà kammala Allahu lahu min maratibil wahyi sókè nípa ọjọ́ tó jẹ́ nìyẹn so nípa ọjọ́ kò sí èméjì ń pa but èyí tó pọ̀ nínú ọ̀rọ̀ àwọn àfáwọn ni pé Rabiul Awwal so Rabiul Awwal ní pé 41 years sí hijira 8 Rabiul Awwal so Ibn Qayyim wọ́n fẹ́ sálàyé àwọn maratibul wahyi so wahyi bó ní yóò ṣe bẹ̀rẹ̀ àti mọ̀ díẹ̀ nánú rẹ̀ nínú hadithi taka nínú hashi àti rai Ibn Qayyim wani wa kammala Allahu lahu min maratibil àwọn ìpele tó pọ̀ gan so àwọn ìpele tí wà fi wá bá nabi sallallahu alaihi wasallam fẹ́ wòye wọ́n ni ihdaha aláwọ̀kọ́ arru'iya as-sadiqa aláwọ̀dúdú wa kanat mabda'u wa kanat mabda'a wahyihi wọ́n lè lè nígbà tí wahyi bẹ̀rẹ̀ fún nabi nìyàn sallallahu alaihi wasallam wa kana la yara ru'ya anabi onílálàkàwọ̀ illa ja'at mithlu falaki subhi àyàfi yóò wà bí falaki subhi bí àfẹ́mọ́jú eré iná àti wò nínú ọ̀rọ̀ ibn al-hajar kí ni túnmọ̀ eré so àti wò nínú ọ̀rọ̀ ibn al-hajar kí ni tí lè gbogbo àwọn nǹkan yẹn àkàkà lásọ̀ torí nípa fi ẹ̀ẹ́ eh, nípa ìjódodo rẹ̀ fi nípa sídkù nípa sídkù nǹkan ẹ̀yà sídkù àwọn alátà náàbì ma ńlá àti bó sí ma ń clear sí tí ò kí ń dàrú papọ̀ mọ́ra wọn mọ́ nẹ́tí pípọ́dà máa sọ́gán Ibn Hajar sọ nínú ọ̀rọ̀ yẹn pé alánàbì sallallahu alaihi wasallam kèé jàpọ̀ mọ́ papọ̀ mọ́ra wọn gbólóhùn tí Ibn Hajar lónìí so àwọn nǹkan yẹn ni àsáníyà ẹlẹ́ẹ̀kejì nínú wọ́n ni ma kana yulqihi al-malaku fi raw'ati wa qalbihi wọ́n ni tí màláíkà ma ń fi sí lẹ́mi àti lọ́kàn min ghayri an yarahu láìsí pé yóò rí kama qala an-nabiyyu sallallahu alaihi wasallam gẹ́bà nabi sọ pé anna ruha al mímá nafatha fi ru'i ní pé ó ṣe kí ni ó sọ àti ó sọ kìí ṣe ó sọ ó sọ fi rawi annahu lan tamuta nafsun ní pé ẹ̀mí kan òní ṣe kí ni ní pé ẹ̀mí kan òní kú hatta tastakmila rizqaha tí tí tí ó fi pé arziki rẹ̀ fattaqullah so ẹ̀bẹ̀rọ ọlọ́wọ́ ba wa ajmilu fi talab bẹ́ẹ̀ sì ni ẹ ṣe dáadáa níbi ìwárìsìkì wala yahmilannakum istibta'u rizqin istibta'u rizq ẹmọ́jẹ́ kí ó pé arziki wà delayed kó wá gbé yín lórí pé ala an tatlubuhu bi ma'siyatillah ní pé kẹ wá pẹ̀lú ẹ̀ṣẹ̀ Ọlọ́run Ọba so ní pé arziki wà delayed pé ah mo ti ní díẹ̀ fẹ́ sanwó lè ha láti mi ní lọ àwé tí sí náà mẹ́tì fún tí ma ń so pé à èmi náà dọ́dọ̀ rẹ̀ so bọ́bí dọ́dọ̀ ní arábẹ́tì ó fèlì àdánwò ọlọ́run ni wọ́n ni fa inna ma inda Allah torí pé tó wà lọ́dọ̀ ọlọ́run ọba o la yunalu illa bi ta'ati èyàn lè rí àyàfi ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba so èyàn lè rí àyàfi ìtẹ̀lé àṣẹ Ọlọ́run Ọba so ẹlẹ́kejì nínú maratibul wahyi ni wọ́n ni athalitha Ibn Qayyim sọ pé ẹlẹ́kẹta annahu sallallahu alaihi wasallam ni pé ohun o kana yamtathilu lahu al-malak malaika ma appear sí rajulan ní appearance ya alákùnrin fayukhatibuhu yóò wá bá nábi sọ̀rọ̀ hatta ya'i anhu ma yaqul lahu títí tí ó fi gbọ́ nǹkan tí ń sọ ní fún wa fi hadhihi al-martaba martaba yíò kana yarahu sahabatu ahyanan àwọn sàábí na gbàmí gẹ́gẹ́ hadithu hadith jibril so baynama nahnu julus so eléyìí ni ẹlẹ́kẹta nínú martaba wáhì bí wáhì sí ń sọ̀kalẹ̀ fún annabi àbáwọn orísìírísìí àwọn ọ̀nà tí wáhì ma fi ń sọ̀kalẹ̀ fún annabi àrọ́bíà ẹlẹ́kẹrin nínú àmọ́rọ́tí olwáhì annahu kana ya'tihi fi mithli salsalatil jaras ní pé wáhí ma wá ń bá nẹ́bì bí sọ́lọ́sọ́lọ́ àjárọ́s bí ríngin bell bá pé wọ́n lù agogo wà kánà ashaddahu alayhi wọ́n ni eléyìí ló lágbára jù lórí annabi sallallahu alaihi wasallam fayaltabisu bihi al-malak حتى أن جبينه لا, يتصف لا يتفصد عرقا في اليوم الشديد البرد wọ́n lè ní ó lágbára jù fún annabi sallallahu alaihi wasallam so wọ́n ni malaika wasa kini fayaltabisu bihi al-malak màláíkà ó wà pẹ̀lú rẹ̀ iltabasa bí mana ikhtalatọ̀ tó má ní iltabasa iltabasa aléyìí nǹkan dàrú papọ̀ mọ́ so yí nǹkan rò papọ̀ mọ́ nǹkan so but bó lè lè ṣe máa ń ṣẹlẹ̀ Allahu alam ṣe yóò wọnú rẹ̀ ní ṣe Allahu alam wáhí ọlọ́ọ̀bá so wọ́n Ibn Qayyim fa yaltabisu bihi al-malak tí bá sí nǹkan tí bí nǹkan yìí mú sọ gbọ́yìn bí o so tó sì súnmọ́ pé bóyá mọ́ sí gbọ́yìn wọ́n ni hatta anna jabinahu tí tó fi ṣe pé kí ni tí tó fi ṣe pé kódà a jabinu annabi sallallahu alaihi wasallam wájú rí sallallahu alaihi wasallam la yatafassadu arqan tí ó mọ̀ sí kí ni tí anábì wọn lágùn tí wà yíwá wà báyìí fil yawmi shadidil bard lójọ́ tó ipé òtútù mógá anábì ó sì mọ̀ lágùn sallallahu alaihi wasallam in tí àwọn dìdì ní tú sí wárápá ní qabbahahumullah so in tí àwọn mustashirikun àwọn ọ̀tọ́ ọlọ́run so in táwọn tú sí pé à ní pé ara ọ̀ ní pé wárápá mọ́ náà mọ́ anábì ni ẹ̀ pé àwọn súnfí mi náà ó kò látọ̀dọ̀ wọn ìkanná àwọn àwọn súnfí ẹni anù ńlẹ̀ òun náà ma ń sọ so ẹmà kí ẹ ma ìmọ̀ tí ma ń kọ́bẹ̀ lómi èyí tí ma ń kọ́bẹ̀ lómi ni pé ó sàfẹ́ gbogbo tíra lọ fẹ́ ká tó ẹgbẹ́ gbogbo tíra lọ fẹ́ ká ó padà kàkàkùkà èyí padà kàkàkùkà so wọ́n ni àti fẹ́ inú tó wà lára ti ẹ̀ náà tẹ́lẹ̀ àti kí ẹ fẹ́ sọ fún fáwọn èèyàn tẹ́lẹ̀ yìí tí wọ́n mọ̀ so wà hátà anna rahilatahu wọ́n ní kódà tó bá yẹ pé orí nǹkan gùn lànàbí sallallahu alaihi wasallam wà nígbàtí wà kí bá wá bá báyìí latabruk bihi ila al-ard ní pé yóò wá yóò forí kún kalẹ̀ idha kana wọ́n ní wáhí ti wá bá nábi báyìí rí wà fakhdhuhu ala fakhdhi Zayd Thabit so ìtàn annabi sallallahu alaihi wasallam wà lórí ìtàn Zayd ibn Thabit fathaqulat alayhi ó wá wúlò ó wúwo lórí gini lórí Zayd ibn Thabit hatta kadat tẹ́rùdọ́ha tí tó fi ṣe pé ó fẹ́ ṣe kíni ó fẹ́ kàn so fẹ́ ṣe kíni ó fẹ́ kàn ó fẹ́ bó sì lágbára tó ó fẹ́ bríkì ìtàn Zayd ibn Thabit sànẹ́bí wà lórí kangun nkangun yóò ṣe kíni yóò sì kúnlẹ̀ látara kíni látara bí wáhìí ṣe lágbára tó lórí Ànábì sallallahu alaihi wasallam wọ́n ni so ó dẹ̀rẹ̀ kẹrin báyìí àbí wọ́n ni al-khamisa wọ́n lẹ́lá kẹrún nínú maratibul wahyi ibn al-qayyim wọ́n ni annahu yara al-malak ni pé yóò rí malaika ọ fi suratihi allati khuliqa alayha ní àwòrán tí wọ́n dá so yóò wá sọ wáhì kalẹ̀ fún ìtọ́nà bá bá fẹ́ kó sọ̀kalẹ̀ so yóò sọ wáhì kalẹ̀ fún annabi sallallahu alaihi wasallam wa hadha waqa'a lahu marratayn so ilé ìṣẹ̀lẹ̀ sí annabi sallallahu alaihi wasallam lẹ́ẹ̀mejì so ilé ìṣẹ̀lẹ̀ sí annabi sallallahu alaihi wasallam lẹ́ẹ̀mejì kama dhakara Allahu dhalika fi surati an gẹ́bọ́lọ́ ọba sí sọ́lé nínú sọ́rọ̀tù najm pé rọtín fastawa wa huwa bil ufuqil láàrẹ so ma dana fatadalla فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ma yara so ẹlẹ́ẹ̀kẹ́ àrùn nínú àwọn maratibul wahyi lè wọ́n ni as-sadisatu ma awha Allahu ilayhi wa huwa fawqa as-samawat àwọn ìtọ́lọ̀wọ̀ bá fún nínú wáhì nígbà tó bá lókè sẹ́mà gẹ́bí sọ̀láwàt ìṣe sọ̀láwàt lọ́ranyàn àti ìṣe ní mẹ́rin ọ̀yí ìfi àwọn àdàdì wọn ní mẹ́rin hadaron méjì safaron so wáhí ma awhahu Allahu ilayhi kése gbogbo ẹ̀ ní pé mẹ́rin ọ̀pọ̀ tí a ti máa àwọn ọ̀ká mẹ́rin ní tàn kí lójú mẹ́rin so ni ma awhahu Allahu ilayhi wa huwa samawat laylatal mi'raj min fardi salati wa ghayriha nínú ìjọ́ràn yanyinu àtàwọn kamina asábíà ẹlẹ́keje nínú àwọn maratibul wahyi wọ́n ni kalamullahi lahu minhu ilayhi ọ̀rọ̀ ọlọ́run ọba látọ̀dọ̀ ọlọ́run ọba sí ànábì tó ìse pé ó wà directed sí ànábì kalamullah ọ̀rọ̀ ọlọ́run ọba lahu tó wà directed sí ànábì minhu tó ṣe pé látọ̀dọ̀ ọlọ́run ọba náà ló ti wá ilayhi sí annabi sallallahu alaihi wasallam bila wasitati malak láì sí malaika kankan kama kallama allahu musa ibn imran gẹ́bọ́n ọba sí bá musa ọmọ imran sọ̀rọ̀ wa hadhihi al-martaba ibn qayyim sọ pé sẹ́rí lẹ́wù yìí hiya thabitatun li musa qat'an ó ní lẹ́fà nabi musa tí ó sì jàníyà bi nassil qur'an pẹ̀lú text Qur'an wọ́n ni wa thubutuhu li nabiyyina bó ṣe wá nílẹ̀ fún annabi wa sallallahu alaihi wasallam huwa fi hadithi al-isra so òun ni níbi hadithi al-isra wa qad zada ba'duhum martabatan thamina so ẹ̀rí pé ọ̀rọ̀ nǹkan méjì lélẹ̀ wáhí tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam nígbà tó ṣe mi'raj ìtọ́lọ́wọ́ bá nínú fardu salawat ìyẹn tọ́lọ́wọ́ bá bá Ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ láì sí wá sí tọ̀ wọ́n lélẹ̀ ó ṣẹlẹ̀ sí Ànábì Musa so ní pé Ànábì Musa máa ń lọ sí Turu Sinai so àbí ọlọ́wọ́ bá pa aláṣẹ kó wọ́ sí Turu Sinai so ọlọ́wọ́ bá wá dictate Taura fún nípò sí kọ́ so but fánàbí wa sallallahu alaihi ó nílẹ̀ wa thubutuha li nabiyyina huwa fi hadithil Isra níbi hadithil ni bi wani wa so kí wá ní yàtọ̀ láàrin as-sadisatu was-sabi'a kí ni yàtọ̀ láàrin as-sadisatu laarin as wọ́n ni wa qad zada ba'duhum wọ́n láwọn mí ti fi kún martabatan sáàmìnà àwọn míì fi wọ́n fi lẹ́bùn míì kùn so wọ́n fi lẹ́bùn ẹlẹ́ẹ̀kẹ́ ẹjọ́ wọ́n fi kùn wọ́n ni wàhíyà òun náà ni taklimullahi lahu òun náà ni bí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ma ń bá sọ́rọ̀ kìfáhán directly that is mubasharatan kifahan directly mukafa uh, kifahan mubasharatan muwajahatan directly min ghairi hijab láìsí gini láìsí gàgá wa hadha ala madhhabi man yaqul so eléyìí ni lórí madhhab àwọn tí wọ́n sọ so kìfáhàn pé directly mubasharo tí muwajahatan téèyàn rí nǹkan báyìí min ghayri hijab láì sí gàgá wọ́n ni wa hadha ala madhhabi man yaqul ilé ìlórí àwọn tí wọ́n sọ pé annahu sallallahu alaihi wasallam ra'a rabbah nígbà nábi rí olúwa rẹ̀ wa hiya mas'alatu khilaf bayna as-salaf wal khalaf mas'alati wa in kana jumhuru sọ̀hábà kódà kó sí bá àwọn tó pọ̀jù náà àwọn sọ̀hábà bal kulluhum kódà gbogbo wọn ni tó wáyé pé gbogbo wọn yẹn idhan intahat al-khilaf àbí so khilafu ti ya ti so ilé ìdẹ̀ ni tawfiq táwọn afáàmì sí láàrin khilafu yẹn pé ara so ru'ya àti gbogbo tí àwọn tí wọ́n sọ pé ànábì rí rí ru'yatul qalbi ni wọ́n ni bal kulluhum ma'a Aisha gbogbo wọn wà pẹ̀lú Aisha lórí pé ànábì sallallahu alaihi wasallam orí ọlọ́mọ̀ bá ìyá kama hakahu Uthman gẹ́bọ́ sí gbàwà Uthman ibn Sa'id ad-Darimi ijma'an li sahaba gẹ́bí ad-Darimi sí gba ìparúpa àwọn sahaba wà lórí so eléyìí ó jẹ́ bó sì jẹ́ nípa ọ̀rọ̀ wáhì bó sì ṣẹlẹ̀ sí ànábì sallallahu alaihi wasallam àti bó sì bẹ̀rẹ̀ àti ọjọ́ tí wáhì bẹ̀rẹ̀ fún ànábì àtàwọn mọ̀rọ̀ tí bó wáhì so gbogbo àwọn so tánàbì bá sọ nǹkan so nípa látọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala oríṣiríṣi àwọn ọ̀nà yìí ló ti ma wá so àyàtọ̀ sí Qur'an tó sì pé Jibril ma ń tó ma ń nú annabi sallallahu alaihi wasallam lójú ayé báyìí so tẹ́lẹ̀ bá ti wá yíwa a ti ma nǹkan tó kọ́wọ́ sọ̀kalẹ̀ fún annabi sallallahu alaihi wasallam so a ti ma àwọn orísìírísìí àwọn ọ̀nà tí wáhì fi sọ̀kalẹ̀ annabi lẹ́yìn ẹ̀rọ pé níbi hadithi ta kà fún wa táwọn àlàyé rẹ̀ ní Fathul Bari àwọn sọ ń bẹ̀ pé wà fátàrọ̀ wáhì àbí ní pé wáhì ó bríkì fún gbàdíẹ̀ so ní pé wáhì bríkì fún gbàdíẹ̀ so ilé yìí ìgbà wọ́n tún ni wáhì kọntínú padà ìgbà tí wáhì kọntínú padà kí ló fi bẹ̀rẹ̀ so lẹ́yìn tí ó ṣàlàyé rẹ̀ fún wa tàbá padà lọ sínú tafsir ibn kathir so zumiratin fastawa wa huwa bil ufuqil a'la tàbá lọ sínú tafsir yẹnu ibn kathir so wani fastawa wọ́n ni وَهَذَا الَّذِي قَالَهُ مِنْ جِهَةِ الْعَرَبِيَّ مُتَّجِهِ ok ẹjẹ́ káàkà láti fi tó ti mọ́ ọ̀rọ̀ alfarrawa wọ́n ni وَقَدْ قَالَ ابْنُ جَرِيرٍ هَا هُنَا wọ́n ni ibn Jarir ti sọ̀rọ̀ kan bí lam arahu li ghayri ní ìrẹ́lùmí tó sọ ibn Kathir sọ pé ibn Jarir sọ̀rọ̀ kan so tí a bá fẹ́ ka tafsiri ibn Jarir ìyẹn ní di tafsir Ibn Kathir so wọ́n ni qawlan lam arahu li ghayrihi ìyìn rẹ̀ lómi kọ sọ wala hakahu huwa an ahadin Ibn Jarir náà sì gbà wá látọ̀dọ̀ ẹni kankan annahu dhahaba ila anna ma'na fastawa ní pé ó lọ sí ìtumọ̀ pé dhumiratin fastawa ay hadha shadidul quwa dhulmirra huwa huwa wa muhammad alayhi salam bil ufuq al a'la tàbí ọlọ́wọ́ bá sọ pé dhu mirratin ní pé ẹni tó ní kúwà tó ní mirra tó ní ilm tó ní khibra ní pé òun àti tó jẹ́ Jibril àbí so ní pé òun àti anabi sallallahu alaihi wasallam istawa bil ufuq al a'la that is istawa ya jami'an bil ufuq al a'la anábì àti àti Jibril wọ́n jọ dúó like wọ́n jọ dúó dọ́gbandọ́gba wọ́n dúó ní wọ́n balance bil ufuq wọ́n ni wa dhalika laylatal Isra wọ́n lélé yíò ní òru Isra ni wọ́n ni kàtí Ibn Jarir fi tó tó ìtù ni kadha qala wa lam yuwafiquhu ahadun ala dhalik ẹnìkẹ́kùn ò sí agrí pẹ̀lú Ibn lórí ilé pẹ́ pé túnmà dúmíràn ti fàstáwà wà huwa bil ufuqil a'la ní pé ìgbà òru lé láti lè sọ́rọ̀ al-miraj wọ́n ni thumma shara'a yuwajjihu ma qala min haythu al wọ́n ni Jarir wá ń ọ̀rọ̀ tó sọ yẹ ó fẹ́ máa ìríwá fún pẹ̀lú èdè lárúbáwá so ó fẹ́ mọ́ ẹ̀rí wá fún lédè lárúbáwá ní pé ìgbàmíwà tó mú mú fúrọ̀dùwà tó ipé èèyàn méjì yóò ṣe kìí èyàn méjì ni ó tọ́ka sí wọ́n ni wa hadha ka qawlihi ta'ala wọ́n lọ́wọ́ sọ pé faqala jẹ́rí wá ní ó dàbí gẹ́gẹ́ bí gbọ́nà ọlọ́wọ́ tọ́rọ bá ní aidha min ghairi izhari nahnu wọ́n ni wọ́n wá sí àtìfù àbáòná lórí ná tó wà níbi kúnná láìfí náà sí whereas in ti se ya kò ìdí larawa àti kìyàsì rẹ̀ sọ ní pé àìdá kúnna turaban kí wọ́n ni min ghairi ìzàárì náhìnù láìfi náhìnù hàn so wọ́n ni fakadhalika qawluhu fastawa wa huwa ní pé bí gbólóhùn rẹ̀ náà ṣe rí ní ẹ pé fastawa wa huwa ok pé wọ́n lo mú fúrọ̀dù fún nǹkan báyìí na fẹ́ so but nínú tafsir náà wọ́n ti sọ àwọn kọjọ so fastawa wa huwa so ní pé ìtumọ̀ ní pé fastawa that is eh, bóyá fastawa yẹn bóyá Jibril lòun rí fásí so òhúwà òun rí fásí kíni wọ́n fi wá sí Muhammad sallallahu alaihi wasallam kọ́ọ̀lá wọ́n níbi jẹ́rí wá tó wọ́n mọ́rọ̀ ẹ̀rí wá fún pé wà zákàrọ̀ alfarwa ní pé alfarwa gbà wá an ba'd al-arab látọ̀dọ̀ àwọn lárọ́wà mi pé annahu anshadahu ní pé wọ́n kọ́ fún pé alam tara anna an-nab'a yaslubu 'uduhu wa la yastawi wal khuru'ul mutaqassifu wa la yastawi huwa wal khuru'u bọ̀ wọ́n wá fi huwa sí wọ́n wí wa la yastawi wal khuru'u tó jẹ́ pé àtfù náà wọ́n ni wa hadha alladhi qalahu min jihati al mutaji Ibn Kathir ni Ibn Jarir sọ yìí lédè lábá wọlé walakin la yusa'iduhu al-ma'na a máa ìtumọ̀ wọn lọ́wọ́ ala dhalik fa inna hadhihi ar-ru'ya ẹ máa gbọ́ ibi tán lọ ni ó wọ́n ni torí pé rírí lè Jibrila tí anábi rí Jibrili yóò lam takun laylatal Isra kìí sí ti laylatal Isra náà sọ ń bí dhumiratin fastawa wa huwa bil ufuqil a'la wọ́n ni bal qablaha síwájú a síwájú Laylatul Isra ni so síwájú Laylatul Isra ni wa rasulullahi sallallahu alaihi wasallam fil ard anabi sì wà lórí ilẹ̀ wọ́n ni fahabata alaihi jibril jibril wá sọ̀kalẹ̀ that is oh, ó wà ní òkè rẹ̀ báyìí kìí sí pé ó wà lókè rẹ̀ wàtàdálà ilé yìí ó súnmà wọ́n ni faqtaraba minhu ó wá súnmà wa huwa ala surati allati khalaqahu Allahu alayha ó sì wà lórí àwòrán tọ́lọ́wọ́ bá dá lé lórí lahu sittu mi'ati janah ó ní 600 wings yẹ 600 wọ́n ni thumma ra'ahu ba'da dhalika nazlatan ukhra lẹ́yìn náà ó ṣe wá rí lẹ́yìn yẹn nazlatan ukhra inda sidratil muntaha níbi sidratil muntaha ya'ni laylatal isra ìyẹn sí laylatal isra tí wọ́n ni ibn kathir wọ́n ni wa kanat hadhihi ru'yatul ula wọ́n ni ẹ̀rí rírí alákọ̀ọ́kọ́ tí wọ́n sọ mí báyìí wọ́n ni fi awaili al-bi'tha láwọn bẹ̀rẹ̀ ìgbà tán kọ́kọ́ gbé annabi sallallahu alaihi wasallam dìde ní òjíṣẹ́ ni ba'dama ja'ahu jibril alaihi salam lẹ́yìn bá tí jibril ti kọ́kọ́ wá bá awwala marra nígbà alákọ́kọ́ fa awha Allahu ilayhi sadra surati iqra Allah bá fatrotan fáwọn gbàdíẹ̀ wọ́n ni záhàbà nàbí sallallahu alaihi wasallam fiha miraran wọ́n ni ànábì sallallahu alaihi wasallam wá padà sí òkè gọ́rù Hira yìí láìmẹ́ ìgbà liyartada min ru'usil jibal láti pé kó wà fi jura látòkè fakullama hamma bidhalik gbogbo wà tó bá ti wá fẹ́ ṣẹlẹ̀ nadahu jibrilu minal hawa Jibril ó pè látòkè ya Muhammad láti inú afẹ́fẹ́ pé anta rasulullahi haqqan pé òjíṣẹ́ Ọlọ́run bá ní ọlọ́dọ̀dọ̀ wà ánà gini wà ánà Jibril Jibril sí mi wọ́n ni fayaskunu lidhalika ja'shuhu wọ́n ni ìbẹ̀rù anábi wà lọ́lẹ̀ látara ilé so ìbẹ̀rù anábi sallallahu alaihi wasallam látara ilé wọ́n ni wàtẹ̀kọ́rù àìnùhù ojú rẹ̀ ó sì yóò tutù yóò balẹ̀ wọ́n ni wa kullama tala alayhi al-amr wọ́n ni tí ó bá tó ti pẹ́ aada li mithliha náà bí ó tutù yóò tó fẹ́ padà lọ sí irun gama ala nafsi nínú nǹkan tó tí ibn hajar fi tún nínú àwọn ọ̀túnmọ̀ tí ibn hajar fi tún ní so aláfàtí ti pé tí ó bá nílẹ̀ ní o nígbà Nábì ṣe nǹkan báyìí tó tọ́ so which tó bá sì tún wá nílẹ̀ yóò tún ní mahmal so náà ni pé látara àbẹ̀rù ó lágbára gan ní ọ̀bá rí màláìkà àwọn èèyàn orí màláìkà kan ọmọ èèyàn náà rí ẹlòmí ń dákú kí àkàrò jálùyàn lọ́nà lálẹ́ kọ́lọ̀tí wọ́n ni ó sọ fún so ó ní mahmad náà so ó nílẹ̀ kò nílẹ̀ ó ní mahmad ó ní ó ní àbọ̀í wọ́n ni hatta tabadda lahu jibril wọ́n ni tí jibril fi wá padà hàn sí si. ورسول الله صلى الله عليه وسلم في الأبطح so Ànábì wà ní àyè kan tán pè ní Abtah kí ni àyè yìí àyè yìí wà láàrin Mina àti Makka ó súnmọ́ Mina ju Makka lọ ṣe pé nínú àwọn ibi tẹ́yẹ tí iṣẹ́ hajji wà òun náà ni Mina àbí so Mina yìí so abtọ́ àyíká tó súnmọ́ Mina ni ó wà láàrin Makka àti Mina so wọ́n láyé tó fẹ́ so tó wà láàrin Makka àti Mina wọ́n ni fi suratihi allati khalaqahu Allahu alayha so second time tí Ànábì sallallahu alaihi wasallam rí Jibril ẹ̀ eh, àti second time tí lẹ́yìn tí Iqra ẹ̀ second time tí Jibril lọ wá bá Ànábì sallallahu alaihi wọ́n ní allati khalaqahu Allahu 'alayha lahu sittu mi'ati janah qad sadda a'udhma khalqihi al-ufuq títóbi ẹ̀dá rẹ̀ tọ́nà bá dá lé lórí ó ti bó kí gbogbo ẹ ti bó sámà wọ́n ní faqtaraba minhu ó wá súnmà nábi fa awha ilayhi 'anillah ó wá sí kí ni ó wá sọ wáhì kalẹ̀ fún látọ̀dọ̀ ọlọ́ọ̀bá ó padà sí martaba ilé gẹ̀lú nínú maratibul wahyi tí Ibn Qayyim sọ ẹlẹ́ẹ̀ka àwọn àbí ní pé kó rí màláìkà ní súrọ̀ rẹ̀ so wọ́n ní yóò wá sọ wahyi kalẹ̀ fún Nabi sallallahu alaihi wasallam wọ́n lílẹ̀ iná dákọ̀ nínú suratu kini suratu najmi suratu najmi ẹ̀làwọn wòye pẹ̀lú tafsir Ibn Kathir so láti fi gbọ́ yìí so wọ́n faqtaraba minhu wa awha ilayhi anillah ó wá sọ wáhí fún látọ̀dọ̀ Ọlọ́run Ọba azza wa jal ma amarahu bi ìtọ́nà ọba pàdásẹ̀ wọ́n ni fa'arafa inda dhalik anábi wa mọ̀ láti gbàyẹ̀wò a'azamatal malak tí tóbi malaika yìí alladhi ja'ahu bir risala tó wá mú mẹ́sẹ̀jì Ọlọ́run Ọba wá fún yìí wa jalalata wa jalalata qadrihi àti tí tóbi ipò rẹ̀ wa uluwa makanati àti gíga ayé rẹ̀ inda khaliqihi ní ọ̀dọ̀ olúwa rẹ̀ alladhi ba'athahu ilayhi tó rán sí so tó rán sí so tí ọlọ́ọ̀bá tó rán Jibril sí annabi sallallahu alaihi wasallam so ọ̀rọ̀ Ibn Kathir títà so hadith aláwọ̀kọ́ ta wá kọ́kọ́ ká ta káwà padà sí hadith yẹn so hadith náà ó sì wà Bukhari so hadith tó wà nù tí wà kódà muttafaqun muttafaqun alayhi ó ní baynana ana amshi ó ní bí mo ṣe ń lọ idh sami'tu sawtan so bí mo ṣe gbọ́ ohùn kan ní minas sama láti sama farafa'tu basari mo wá gbójú mi sókè fa idhal malaku alladhi ja'ani bi hira ó bá di màláíkà tó wá bá mi ní Hira jalisun ala kursiyyin bayna as-sama'i wal ard tó jókòó lórí àga kan láàrin sama àti ilẹ̀ fara'ibtu minhu mo wá bẹ̀rù mo bẹ̀rù látara rẹ̀ so mo bẹ̀rù látara rẹ̀ fara'ibtu minhu that mo bẹ̀rù rẹ̀ so faraja'tu mo wá padà faqultu zemmiluni zemmiluni wọ́n sọ fún ọ pé à ah, ẹ̀dásọ̀bùmí ẹ̀dásọ̀bùmí lásìmọ̀ padà sílé فأنزل الله تعالى يا أيها المدثر إلى قوله والرجز فاهجر ونفحمي الوحي وحي و bẹ̀rẹ̀ sí ń pọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń tẹ̀lera wọn lẹ́yìn so eléyìí ni ìkẹrẹ kejì tó sọ̀kalẹ̀ nínú Qur'an so fún annabi sallallahu alaihi wasallam ó sì sọ kalẹ̀ pẹ̀lú martaba ẹrẹ́kẹ̀lú nínú àmàrátìbù wáhì tí ibn qayyim dákọ̀ martaba ẹrẹ́kà martaba o ní kílọ̀kọ́ rẹ̀ ní iqra fi sọ̀rọ̀ lọ́fí sọ kalẹ̀ tí ẹ̀ ok tí wọ́n wá sọ ni pé inú kwẹ́sàn tó lè máa wá sí aláka ní ah, ẹ̀bọ̀sá annabi ò rí jibril ní gbọ́rọ̀ Hira ní pẹ́sẹ̀ ànábì ò rí jìbìrìlì ní gọ́ọ̀rọ̀ Hira ni torí pé wọ́n ní ẹ̀mẹ́jì ní ànábì sallallahu alaihi wasallam ní rí jìbìrìlì láwòrán tó lọ́wọ́ bá dáàbí sọ́lá ọkọ́ ní ìgbà tí tó sọ yá ayyuhal mudaththir kàrí àbí ẹlẹ́ẹ̀kejì laylatul Isra àbí but nígbàtí Ànábì sallallahu alaihi wasallam wà ní inú Ghar al-Hira kọ́ in tó mọ́ nínú hadithi ni pé faja'ahu al-malak faja'ahu al-malak faja'ahu al-malak malaika wá bá malaika wá bá kíyàn dúnbẹ̀ but eh inú hadithi ẹlẹ́kejì tàkà ìtò wà ní Bukhari tàwọ́kà nígbàtà bẹ̀rẹ̀ ìtàkà recently time Ànábì sọ ń bẹ̀ pé farafa'tu basari fa idha al-malaku alladhi ja'ani bi'ira màláíkà tó wá bá mi ní Hira pé muhtamil muhtamil ó possible so ó possible pé ah tó fi lè dáàmà pé ẹni yìí ni but in reality tí a máa ti gbọ́n kankan tẹ́lẹ̀ tí nǹkankan bá ṣẹlẹ̀ síyàn tẹ́lẹ̀ nẹ́sùn kan yẹn tó wá ṣẹlẹ̀ kódà kó wáyé pé bí nísìn ẹnìkan lálẹ́ lálẹ́ ẹnìkan kan wá sórí wíńdò yàn yóò wá kígbe bẹ́ẹ̀ nínú kẹkanú àwọn tí ò ní kàṣẹ láyé so bóyá ọkàn wá kígbe lórí ìdọ̀yàn èyàn rẹ̀ tí ń ṣe o yóò sì lọ so yóò tún wá yóò wá kígbe ó wá padà wá yá ó wá dòjọ́ kan èyàn wá ó wá wọlé èyàn wá rí èyàn wá rí gẹngẹn bó ṣe wá kígbe bá ah, ó wá kígbe bẹ́ so yóò ti mọ̀ pé ẹni òun náà ni òun náà ni so kò nẹ́sẹ̀sì kéèyàn rí but muhtamil ọyí ó ní ihtimal so but kéèyàn dún bí tí ọlọ́wọ́ bá tó jíṣẹ́ rẹ̀ bá ti dó so marratain marratain so marratain yẹn sì rẹ̀ gbólóhùn annabi sallallahu alaihi wasallam so yí báyìí so annabi sallallahu alaihi wasallam sọ pé ah ẹ̀mí ìjìnà mórí jìbìrìlì ní sọ́rọ̀ tọ́lọ́wọ́ so ẹ̀mí ìjìnà ni mórí jìbìrìlì ní sọ́rọ̀ tọ́lọ́wọ́ bá so ó wá nínú hadithi Bukhari tí aláwọ̀ Aisha nípò sọ pé ní pé annabi sallallahu alaihi wasallam yẹ́lá wa aisha sọ pé ra'a jibirila alaihi salam fi suratihi marratayn ẹ̀mẹ́jì ẹ̀mẹ́jì ní annabi sallallahu alaihi wasallam rí jibril ní àwòrán tọ́lọ̀ ọbádá so ẹ̀mẹ́jì ni so eléyìí sí ni orin lẹ̀ eléyìí sì ni àwọn olùmọ̀ wà lórí rẹ̀ so eléyìí sì ni ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àfá so marratayn faqat marratayn faqat so kò jẹ́ bó sì jẹ́ náà Ah, kò sí ẹbùjẹ́ nípa bí wáhì ṣe bẹ̀rẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam àti àwọn bí wáhì ṣe ma ń sọ̀kalẹ̀ fún Ànábì àti tó jẹ́ aláwọ̀kọ́nù wáhì àti tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ so hada wallahu alam wa sallallahu wasallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi